نعم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار orílẹ̀ lẹ́ni látọ̀dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìsinmi tí ó jẹ́ látara oríṣìíríṣìí àwọn àdánwò ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó tún rọrùn fún wa láti pé ká bẹ̀rẹ̀ padà láti máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìjẹ́ ọ̀kan ṣoṣo Ọlọ́run Ọba subhanahu wa ta'ala àti ìgbé ìjọsìn Ọlọ́run Ọba subhanahu wa ta'ala jìnà sí ìkórógún papọ̀ mọ́ Ọlọ́run Ọba sílé nínú orí lọ́lá Ọlọ́run Ọba subhanahu wa ta'ala mílòmílò yàn tó sì pé láàrin bàtà ń sọ yìí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ti gbẹ̀mí wọn bọ̀ orí nǹkan mí tó yàtọ̀ sí islamu náà ti ń sẹ̀mí so but orí náà látọ̀dọ̀ náà bá pé èyàn ìwà lórí islam èyàn yìí ń rí àǹfààní níbi pé kéèyàn máa ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀lọ́wọ̀n bá lẹ́yọ̀kan ṣoṣo àti ìmú lẹ́yọ̀kan ṣoṣo so níbi tá dé níbi àtírà durusun fi sharhi nawaqid islam ti sheikh sọ́dí al-Fawzan òun ni ibi tí wọ́n ti ń kẹmẹ̀ sí àwọn ẹ̀rí àwọn olùṣẹbọ àwọn olùmú ẹlòmí papọ̀ mọ́ Ọlọ́run bá nínú ìjọsìn tọ́sí ń pèrà wọn ní mùsùlùmí so gbogbo oríṣiríṣi àwọn ẹ̀rí tó máa ń lò ṣẹ́fẹ̀ ń kẹ́mọ̀ sí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ṣàlàyé rẹ̀ so wọ́n wá débi ọ̀rọ̀ àtàwọ́sùl àwọn ṣàlàyé àtàwọ́sùl tó tọ́ àti àtàwásùl tí ó tọ́ so sheikh wá fẹ́ bẹ̀rẹ̀ nípa ìṣàlàyé nǹkan tán pè ní ṣàfáà bó jẹ́ sí pé ẹ̀rì pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn nǹkan tí sheikh ti ṣàlàyé wọ́n tún tún kama sí wọ́n tún tún ṣàlàyé sàwọn nǹkan tí ṣàlàyé tẹ́lẹ̀ wọ́n tún tún ṣàlàyé wọ́n tún rìpítẹ̀ gbogbo eléyìí ó fi ń hàn náà ni pàtàkì àwọn nǹkan yìí àti bí àwọn èèyàn ṣe ní bùkátà sí wọn tó bó ṣe rọrùn fáwà tó yìí téèyàn ń kọ́ tàwọ̀hídì téèyàn ń pàrà rẹ̀ èyàn fi ń jẹnu gbogbo wà èyàn rántí rẹ̀ gbogbo wà èyàn ń bàbàrà rẹ̀ gbogbo wà wallahi bí ó ṣe rọrùn tó yìí nkẹ́ ọ̀ká tẹ́lómi bùkátà ni tí ó fi tún àwọn ṣẹ́ rẹ̀ sí tí ò ní fi jẹ́ kó di ẹni tí ó ṣe gbére nuna torí pé gbogbo ẹni tó bá kú lórí nǹkan tó bá yàtọ̀ sí tawhid kódà kò bá máa pẹ́ rẹ̀ ní mùsùlùmí kódà wọn ò bá sọ ní imamul muslimin so kí wọ́n fún ní ipò tó ga jù nínú islamu

la yahbatanna amalu gbogbo sẹ́rẹ̀ ní òbàjẹ́ wala takunanna minal khasirin ó sì wà nínú àwọn tí ó ṣòfò ọlọ́wọ́ba subhanahu wa ta'ala nígbà tó lọ́wọ́ba ń dákọ àwọn annabi ọlọ́wọ́ba ọlọ́wọ́ba lísì gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan ọlọ́wọ́ba wọ́n sọ pé walau ashraku ṣe rí gbogbo àwọn annabi ọlọ́wọ́ba ìtàn bá fi ṣẹbọ la habita anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n máa ń ṣe pátápátá gbogbo ó sì bàjẹ́ so bí tàwàhídì bó ṣe rọrùn tó ìtẹ́yàn jẹ́ lónú yìí wallahi bẹ́ẹ̀ ló rọrùn fún ṣaitọ́n láti gbéyàn kó lórí rẹ̀ nígbàtà àdánwò bá dé àdánwò tó nípa àdánwò tó ṣe pé èyàn so àdánwò tó ṣe pé ẹyọ kan rẹ̀ èyàn ọ̀ràn kan pé ó lè kàyàn láyé rí ọlọ́wọ́ so ìyẹn gangan ń pè test gangan látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba so uh, in títà òfin tó fi ṣe pàtàkì ní wàláì in tí in tí ó fi dá nìyẹn pé kódà nínú àwọn kútọ́bù àwọn ìbáwọn àwàm sọ̀rọ̀ wàláì tẹ́yìn wọ́n mọ̀jẹ́ kó pọ̀ jù nìyẹn torí pé tọ́nà bá lélẹ̀ kó yí wọn tí wọ́n bá fi mú lò gbogbo ìjọsìn tí wọ́n ń ṣe yóò dáàbòbò kò ní jẹ́ kí gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ ráre lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀bá so Sheikh Salih Fawzan wá ní wàṣàfáàtù wọ́n ní ṣe rí in tí àwọn àwọn èèyàn tó fi ń dẹ̀lẹ́bọ̀ yìí òun náà ni pé à ń wá sí pẹ̀ ní wọ́n ni wọ́n shafa'atu haqqun wọ́n ni bẹ́ẹ̀ ní tòótọ́ kí ẹ máa wá sí pẹ̀ òdodo ni walakinnaha la tutlabu minal amwat ṣùgbọ́n yóò kí ń wá ìsìpẹ̀ látọ̀dọ̀ àwọn tó ti kú wa innama ń wá ìsìpẹ̀ taqul Allahumma shaffi' fiyya èyí mọ̀ ní ọlọ́run dákun jẹ́kà nẹ́bì rẹ̀ ó lè ṣìpẹ̀ fún mi allahumma shafi'a fiyya ibadaka salihin ọlọ́run àwọn ẹrú rẹ̀ àwọn èèyàn rẹ̀ jẹ́kà wọ́n lè ṣìpẹ̀ fún mi wọ́n ni fala taqif 'inda al-qabr mọ́mọ̀ lọ dúó síbi sàárè wa taqul ya fulan kò máa ní à ilẹ̀ lágbájá aw ya rasulallah a ilé òjísẹ́ ọlọ́run ọba ishfa'li ṣìpẹ̀ fún mi so ẹlòmíì oríṣiríṣi àwọn nǹkan tí ó jẹ́bọ ní òtútù máa ṣe fáàrí in tó jẹ́bọ lẹ́lò ní òtútù máa ṣe fáàrí ní ìsìnmáyì bóyó lọ ó ṣe hajji ni ìgbà tó wá dé Medina wọ́n máa ń fi àwọn gáàdì síbẹ̀ pé ká máa sọ fún wọn pé ká máa ṣẹbọ àwọn gáàdì yẹn tún máa ń ṣe wáàsí fún wọn pé gbogbo tẹ́ ń ṣe yẹ ẹbọ ni so ìgbà míì àwọn Áfíríkà náà máa ń ya wọ́n ma ń ya tán ma ń yà so tán bá tún fẹ́ mọ́ sagidi tán bá Áfíríkà bá gbé tí wọ́n dé so àwọn gardener sì mọ̀ wọ́n wọ́n ma ń fún wọn lọ́rẹ́ tààràtààrà so ẹlòmíì búlálà tó tún jẹ nínú ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ọba yóò tún ma ní wàláì ó dà ní nísàlẹ̀ ànábì òun jẹ gbá tọrọ tóun tọrọ yìí nísàlẹ̀ ànábì so àkílùkọ rẹ̀ ibi tí ẹbọ àtó ti tó ti sẹ́tù tó tó ti rí fi dé sí lára ẹlòmí ìyẹn ó ní fala taqif 'inda al-qabr mọ́lọ máa dó síbi sàárè o wa taqulu ya fulan kó wá mọ́ ní lágbájá aw ya rasulallah ilé òjíṣẹ́ ọlọ́run ọba ismaili sí pẹ́ fún mi li'annahu la yutlabu min al-mayyiti shay'un èyí ò kí ń tọrọ kankan látọ̀dọ̀ òkú ìsìpẹ̀rẹ̀ nǹkan tọ́lọ́run ọba nini walaysat mulkan li ghayrihi kìí ṣe nǹkan tí ẹlòmíì ni ọlọ́run bá ní ó fún ẹlòmíì ní kíní ẹgbẹ́ òkè ṣìpẹ̀ fún wọ́n ni wala takunu illa bi shartayn wọ́n ni ìsìpẹ̀rẹ̀ kò lè jẹ́ kò lè ṣẹlẹ̀ àyàfi pẹ̀lú májẹ̀mú méjì ash-shartul awwal májẹ̀mú aláwọ̀kọ́ an so Ọlọ́run bó kọ́kọ́ fi yọ̀ǹda kalẹ̀ sẹni tí ò bá ní yọ̀ǹda Ọlọ́run bá bóò ní ó ṣe wá sí pẹ̀lọ́dọ̀ Ọlọ́run bá sẹwà anábì sallallahu alaihi wasallam ẹni tó ṣe pé òun gan ni kúrò ẹwà àwọn anábì Ọlọ́run bá wallahi Allahul musta'an èyàn ní bùkátà sí ìmọ̀ ka àwọn àdísì tó wá nípa ọjọ́ ògbéǹde kò ní jẹ́ kí àwọn èèyàn mọ́ kò ní jẹ́ kí ẹlòmí mọ́ kó mọ́ tààrọ fún yàn nípa tí ó ṣẹlẹ̀ lójọ́ ògbéǹde yóò tẹ̀ sí jẹ́ kí ìbẹ̀rù ọjọ́ ògbéǹde ẹ kó tún ga àwọn annabi ọlọ́wọ́n bá gbogbo àwọn èèyàn wọ́n lọ mọ́ dàbá wọn so wọ́n lọ mọ́ dàbá wọn lẹ́yọ kọ̀kan wọ́n lọ dàbá annabi Musa pé à bẹ̀rù báyìí wọ́n lọ dàbá annabi Ibrahim báyìí báyìí wọ́n lọ dàbá kílọ́kọ́ rẹ̀ annabi Isa so wọ́n wọ́n gbogbo so wọ́n lọ dàbá annabi sallallahu alaihi wasallam Muhammad sallallahu alaihi wasallam ana laha ana laha Ànábì sallallahu alaihi wasallam sọ pé òun ó lọ forí balẹ̀ wájú Ọlọ́run Ọba fáyé òun ò mẹ́yẹ ìgbà tí ó jẹ gan ẹ̀dá wọn tí wọ́n kọ́lọ bá Ànábì Ọlọ́run Ọba o ẹnìkan tí ó jámọ̀ nǹkan kí wọ́n máa fàwọn èèyàn lẹ́mí balẹ̀ oríṣiríṣi irọ́ so oríṣiríṣi irọ́ forí yìí látàlì fi hàmìn ògífkà so gbogbo àwọn ẹbọ ẹbọ ẹbọ ẹbọ ẹbọ tó bá wà náà mọ́ wọ́rí so mọ́ wọ́rí òun ó làwọ́sẹ̀ so wọ́n láyọrọ ni o so scam ni o so wọ́n ni aṣarku tani wọ́n ni májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì an yẹ kúnà mashfu'u fihi wọ́n ni ẹni tí yẹn fẹ́ sípẹ̀ torí pé ẹni tó bá jíṣẹ́ kó mọ́lọ̀wọ̀n bá lẹ́yọ̀kan ṣoṣo bọ̀ tó láwọn ẹ̀ṣẹ̀ tó ṣe so àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbíwà tó ṣe so irú ẹni báyìí wọ́n sì pẹ̀ fún so wala yakunu mushrikan kò gbọ́dọ̀ jẹ́lẹ́bọ wa hadhani shartan wọ́n ni ṣe wá ní májẹ̀mú méjì àwọn náà kàn hún látọ̀dọ̀ ara wọn ma'khudhani min al-Qur'an wọ́n mú àyà tí gbogbo anẹ́mà ní inú Ayatul Kursi yìí ọlọ́run bá ní man dhal ladhi tálẹ́ni náà yashfa'u 'indahu tí ó sì pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run ọba illa bi idnihi àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba wa kama qala Allahu ta'ala àti bọ́lọ́run bá sì sọ pé wala yashfa'una illa liman irtada wọn ò lè sì pẹ̀fẹ́ wọ́n ni irtadọ̀ Allahu qawlahu wa amalahu ọlọ́run ọba yọ́nú sọ́rọ̀ rẹ̀ àti sẹ́ rẹ̀ wa huwa al-muwahhid òun náà ni ẹni tó mọ́lọ̀ ọba lẹ́yọ̀ kan ṣoṣo kódà kò bá lẹ́sẹ̀ wọ́n ni wa amma al-mushrik wọ́n lẹ́ẹ̀rẹ́lẹ́ bọ́ fàyẹ̀kúlù Allahu jalla wọ́n ni wa qala ta'ala wọ́n lọ́nà ọba tó sọ pé ma lil zalimina min hamim àwọn olùsẹ́bọ̀ wọn ní lọ́rẹ̀ kẹ́kẹ́ wala shafi'in yuta' àtẹni tí ó sípẹ̀ fún wọn so tí ó gbọ́rọ̀ sí wọn lẹ́nu wọ́n ni ta'ala wọ́n lọ́nà ọba tó sọ pé wa min malakin fi samawat wọ́n ni nínú àwọn màláíkà nínú sánmà la tughni shafa'atuhum shay'a Allahu akbar tó igbé ìsìpẹ́ ń wo kò sàǹfàní ara ti ara illa min ba'di an ya adana Allahu liman yasha'u àyàfi lẹ́yìn ìgbà tó bá ṣe pọ́lọ́wọ́n bá fún àṣeyọ̀ndá fẹ́ni tó wù wàyẹ́rùdọ̀ àti fẹ́ni tó yọ́nú sí fàzákàrọ ṣàrùtọ́ yìí ọlọ́wọ́n bá dákọ májẹ̀mú méjì min ba'di an ya adana Allahu liman yasha'u lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́n bá bá fi yọ̀ndá kalẹ̀ Ah, fẹ́ni tó bá wù wà yẹ́rùdọ̀ àti fẹ́ni tó yọ́nú sí ah, hadha huwa shartul awwal pé ìyọ̀nda wà yẹ́rùdọ̀ ó tún wá yọ́nú sẹ́ni yẹn hadha huwa shartul thani eré ni mọ́jẹ̀mọ́ ẹlẹ́kejì wà huwa la yẹ́rùdọ̀ illa an ahli islam ọlọ́wọ́ bó sì ní yọ́nú sẹ́ni kankan àyàfi àwọn èèyàn islam wà tawhid àtàtà mọ́lọ́wọ́ bá lẹ́yọ̀ kan ṣoṣo wà la yẹ́rùdọ̀ anil mushrikin ọlọ́wọ́ bó ní yọ́nú sáwọn ẹlẹ́bọ̀ọ́ wọ́n ni ìdí ṣàfáàtù haqqun wọ́n ni nígbà tó ṣe pé ìsìpẹ̀rẹ̀ ẹ̀tọ́ ni fatutulabu min Allahi jalla wa ala ọ̀dọ̀ Ọlọ́run bá lè yóò ti máa bèèrè rẹ̀ amma talabu ṣàfáàtì min al-amwat wọ́n ni fabatara qawlahum wọ́n ni ọ̀rọ̀ wọn annu ni o innahum yatulubuna min al-amwati látara pé wọ́n ń wá ìṣìpẹ̀ látọ̀dọ̀ òkú wa yaquluna ash-shafa'atu haqqun wọ́n sì mọ̀ ní àṣẹ ìwọ ò gbà pé ìṣìpẹ̀ wà bí ìwọ ò gbà pé ìṣìpẹ̀ wà àwọn onímọ̀ ò gbà pé ìṣìpẹ̀ wà gbà àwọn ohun ò gbà pé ìṣìpẹ̀ wà ara ò fanaqulu na'am a sọ fún ọ pé bẹ́ẹ̀ ni a gbà pé ìṣìpẹ̀ wà ń tó tọ̀ kódà kan pé kí ìṣìpẹ̀ annabi sallallahu alaihi wasallam káwọn náà wà lábẹ́ ìṣìpẹ̀ annabi sallallahu alaihi wasallam a sì ran kan pé tọ́ tó bá ti ẹ̀ tí tàbá lọ jẹ́lẹ́sẹ̀ àtàbá lọ tí àwọn ẹ̀ṣẹ̀ wa tó bá tí ó bá rí maghfirah àti tauba so ní pé káwọn káànàbí lè ṣìpẹ̀ fún wa káwọn ènìyàn lè ṣìpẹ̀ fún wa èyàn ran kan rẹ̀ so wọ́n ní ash-shafa'atu haqqun àwọn àgbà pé ṣìpẹ̀ òdodo ni àwọn gan kan rẹ̀ àwọn fẹ́ àwọn bẹ́lọ̀ fún walakin talabuha minal amwati batilun ṣùgbọ́n kíyàn máa kan rẹ̀ látọ̀dọ̀ àwọn òkú anù ni o so kíyàn lọ máa síkì rẹ̀ kíyàn máa bèèrè rẹ̀ lọ́dọ̀ àwọn tó ti kú pẹ́tọ̀ lágbájá ọmọ lágbájá ìwọ sheikh ìwọ shehu so ìwọ shehu kíní dákun sì pẹ̀ fún mi lọ́dọ̀ Ọlọ́run wọ́gá ìsẹ̀ rahmatika gbogbo kàkàkà ẹkẹ̀ wọ́n aládùá lọ ìkẹ̀ kàkàkà lọ so ń gbé wọ̀dúndíkà wọ́kì ní kẹsù kíkà so ah ẹwọ̀n wọ́n mọ́ ìwọ̀n wọ́n ríkà àdúrà yìí ní agbá o so èyàn kan náà ló sì jókòó tó hun gbogbo ẹ̀ báyìí kẹ́rì ní pé shafa'atul uzma àdúrà shafa'atul uzma so ẹ̀rù ní òtún pọ́ntẹ̀ lára tó wọ́n fẹ́ kà báyìí ṣàfáàtúkà mini ẹbádíkà ìgbìyànjú gìnìkẹ́gà so yóò sàmà ká gbogbo ẹ̀ wọ́n ni wà ní ẹmẹ́ tó tùlábù min Allah wọ́n ni ọ̀dọ́ náà bá nìyàn tí ma ń síkẹ̀ wọ́n ni qala ta'ala wọ́n ni Ọlọ́run bá sọ pé wọ́n ni qulillahi shafa'atu jami'a wọ́lá so gbogbo ojúbá náà lọ pé tọ̀ ẹ̀ẹ̀ká dalilu mẹ́ta lásà fún àwọn tó kú lónìí àwọn ya abidi adha abiduka nígbà nígbà ká nígbà Allahu sa'ad ó mọ̀ pariwo ká ní ó mọ̀ pariwo sámúsámú ní bá tẹ́tọ̀ tó bí jáyì ṣéèkì ṣéèkì lọ afúrà ṣéèkì kìnnìyàn ṣéèkì ah ẹwọ́n ó ah, so wallahi mọ́sí mọ́ ni ẹ̀ o so wọ́n sáfẹ́ni tó bá

wọ́n ni ṣáhìdà bil haqqi ay ṣáhìdà alla ilaha illallah wọ́n jẹ́rìí sí pé kò sí kankan tó tọ́ sí ìjọsìn àfọlọ́wọ́n ba wa hum ya'lamun ay ya'lamuna ma'na hadhihi al-kalima wọ́n mọ̀ ìtumọ̀ kalima yìí lára wọn ẹ̀rí tí sheikh muhammad bin abdul wahab man kó wá ní pé ṣe àníṣe bóòlù à ọkà pé fọ́ lójọ́ tó ah, fẹ́ pé fọ́ náà nítorí ìwọ mọ̀ pé o tí ìmọ̀ tí ń jẹ́ mùsùlùmí rẹ̀ ó túnmọ̀ pé o mọ̀ tó wọnú ènìyàn rà ó túnmọ̀ pé tó bá mọ̀ bóyá tó bá mọ̀ lójọ tí wọ́n ń wí fún ọ ò ní ò ní gbà gbà sí kankan tó sí ìjọsìn o àyàfọ́lọ́wọ́n bá Allah so wani ya'lamuna ma'na hadhihi al-kalima wani wọ́n ma túmọ̀ ọ̀rọ̀ yìí wa ya'maluna biha bẹ́ẹ̀ sì yan fi ṣiṣẹ́ sí wani la yakfi mujarradu at-talaffuz bil kalimati faqat wani kò tó kí aga máa wí lásán so ẹ̀rí pẹ́tọ̀ àti wá sá àti sádà lélu báyìí ọ̀rẹ́ tó kù la ilaha illallah lókù báyìí so àwọn bàbá wa nílé kìíní àwọn níwọ̀n lìdíẹ̀ so 32,366 òun náà ṣe fún àwọn alájì wa yìí so wọ́n jíyàn rí púpọ̀ so wọ́n jíyàn rí púpọ̀ torí pé nígbà tán wà láyé kí náà fi jíyàn rí ọmọ náwọ́ sí wọn náà ni oya la so <laughs> so wọ́n ma wá wọ́n láìgẹ́ ogogogo nítumọ̀ so kò nítumọ̀ èyàn gbọ́dọ̀ ma tún mọ̀ la ilaha illallah tí yàn sọ ìdẹ́ ìjẹ́ musulmi ni ẹ̀nà bóòlù la ilaha illallah yóò dẹ̀ wọ́n ni wa ya'maluna biha èyàn sì fi ṣiṣẹ́ sí wọ́n ni la yakfi mujarradu at-talaffuz bil kalimati faqat wa huwa la ya'lamu ma'naha kò dẹ̀ mọ̀túnmọ̀ nǹkan tó ń sọ aw ya'lamuhu wa huwa la ya'malu bihi àbú mọ̀túnmọ̀ tó sọ kò fi ṣiṣẹ́ sí wọ́n fala tanfa'uhu kò ní sí láǹfààní o wọ́n wa kadhalika tutlabu shafaatu min al-hayy al-hadir bákan náà èyàn máa ń tọrọ èyàn máa ń síkì ìsìpẹ̀ èyàn lọ́dọ̀ ẹni tó wà láyé tó wà present irúsìpẹ̀ wọ́n ń sọ yìí wọ́n ni bí máa na annahu yutlabu minhu du'a ní pé èyàn lè ṣe kíni èyàn lè síkẹ̀ àdúwà lọ́dọ̀ rẹ̀ ilé àti ṣàlàyé fún wa ní pé kódà ilé ìgan òun kọ́ ni òun kọ́ ló lọ́lájù so èyí tó lọ́lájù náà ni pé kíyàn ṣe kíni kíyàn pé ọlọ́run ọba fúnra rẹ̀ so àti ṣàlàyé ilé ìsẹ́yìn sí sẹ́yìn síwájú so torí pé bí ilé náà ni wọ́n ti gbé contract àdúwà wọlé so ní pé àpé àẹ tí ò wá tọ́ kí mùsùlùmí ṣàdúrà fún mùsùlùmí ni ó tọ́ tòótọ́ bọ̀ ìwọ́n tún wá bóò ni wọ́n ti wá di kọ̀ntrátọ̀ lórí àdúrà so táwọn yíò mọ̀ gbé kọ́ntrátì àdúrà wa pé àwọn èèyàn bẹ́ lọ́wọ́n má àwọn èé ṣe ẹrú ọlọ́wọ́n má ìwọ ló wọ́n bá wọn ṣe àwọn ìjọsìn tẹ́yẹ kán ṣe ilé yóò wá yóò gbé kọ́ntrátì àdúrà wa pé àkọ́lá gbogbo gbà ní àwọn kéré gbogbo àwọn kan ilé ẹ̀mọ́ ń gán ní ara pé àkọ́lá àwọn kan ṣe kó lọ́dọ̀ alájíwá yìí lẹ́tí látẹ̀bí òkúta ń ṣe wá project àwọn mtn tí wọ́n fẹ́ rí kíníkà wọ́n bẹ́ẹ̀ àwọn kíní wọ́n dààmú wọn bẹ̀ wọ́n gbé contract àdúrà wọn ìpò àwọn ní 30 million àwọn fáwọn alájì so ní tó ṣe so ah, ẹ sì rí tóòtọ́ pé lẹ́yìn bóyá bí oṣù mélòó kan pé wọ́n wá gbé fọ́ọ̀dù tuntun wá so àbá ní pé wọ́n gbé fọ́dù tuntun tí wọ́n ogun rí láyé so wọ́n gbé wá ah, gbé wọ́n tó tọ́ kọ́ntàtì ah, àdúwà àwọn ilé yìí so ẹ̀tọ́ wá lé lómi náà pé àkúrà àkúrà àkíṣẹ́ àkíṣẹ́ ìjọba wá lọ́wà láyé ọ̀nà àkíṣẹ́ wọn wá lọ́wà láyé so ó gbé kọ́ntàtì àdúwà wa so ìyá ẹ̀ ó ní ṣọ́ọ̀pù kan ó láwọn ṣọ́ọ̀pù káàkiri káàkiri Nàìjíríà so ogun ayé wá dé báà ṣogun àyíwá kálẹ̀ ta ní ogun ò dé bá èmi tí níjọ́bù <laughs> èyí ogun tó ti dé bá mi gbèsè ayé <laughs> níjọ́bù kẹ́kẹ́ ah, ta ní ogun ò dé bá ta ní orí tí ẹ̀ so èmi tí níjọ́bù kẹ́kẹ́kẹ́ so yẹn rádẹ̀wò so kí ah, kírísítẹ̀ni àmọ́ àmúmọ̀ ìyàwó àfá àwọn alájẹ́ wá sáàdọ́ àfún kódà àwọn mùsùlùmí gẹ̀ẹ́sẹ̀ tóhun tó ṣe fàdà fáwọn alájẹ́ ilé mẹ́ta ilé mẹ́ta ilé mẹ́ta ló gbélé ìbáwọn alájí lẹ́yìn ìgbà tí wọ́n parí àdúrà wọn tán ó gbé fẹ́ǹsà wá so gbogbo ẹ̀dàkùtù ọlọ́run ẹ̀dàkùn ẹwọ ẹ̀ síse di kọ́ntrakì ẹ̀dàkùtù ọlọ́run wọ́n sì sẹ̀sẹ̀ náà bá di kọ́ntrakì wọ́n ni ẹ̀tù wá lẹ́lòmí náà in tó ń ṣe náà tọ́ o wà láì wọ́n dẹ̀ tún gba kọ́ntrakì ẹ̀ tí wọ́n gba kọ́ntrakì ẹ̀ náà kó mọ́ parọ́ fún yàwó lòun ṣe ìyàwó lòun ṣe àwọn òfin tẹ́ bá ń bẹ̀ náà ẹni tó ń ṣe yìí ṣe pé kọ́lọ̀ ń kó <laughs> kọ́lọ̀ kó pàtàkì kásì tó bẹ kíríkì ìlú wa kíríkì ẹnu ẹnu wọn pẹ̀lú ọ̀gọ́lá àwọn sì bẹ̀rẹ̀ àwọn bẹ̀rẹ̀ àdúrà lórí wọ́lá ìwọ́n ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa kódà ó lẹ́nìkan tó yẹ pé èèyàn mọ̀ pé ó ra lé nínú àwọn tó máa ń kílèmù ìjáfà náà ni so ó ra lé wàláhì èmi ò mẹ́ni kankan tó máa ń wá àjọ àwọn yahoo lọ so kò sẹ́ni kankan kò sáwọn tó máa ń wá wá but àwọn náà máa rò à kọ́ntàkì ọlá táwọn kọ́ntàkì yẹn fáwọn àfáà yẹn ni ó fi gbà but Ọlọ́run bá subhanahu wa ta'ala ẹ̀ tó bá wù ló máa fún láyé so ẹ̀ bá wù kò sí ní fún so ayé yóò jẹ́ kankan sọ́rọ̀ ọba wani wa kazalika tutlabu shafa'atu min al-hayy al-hadir bi ma'ana annahu yutlabu minhu ad-du'a so eyan eyan le si kilo den tó wà láyé pé okay ṣàdúà fún mi bo ilé ina ge mo se so number 1 ilé ko lo lọ́lájù be ron ba fún aye lo lọ́lájù number 2 ni pé ilé yo wa túmọ̀ ko wa to pe kiyan wa so the contract wọ́n ní fatakul ya fulan ida'u ida'u Allah li kiyan ma so bi a ah, lágbájá bẹ̀lọ́wọ̀n bá fún mi bí kádà wà kádà pẹ̀lú báyìí báyìí báyìí kama tọ́lába umaru du'a min al-abbas gẹ́gẹ́ bí umaru ṣe síkì látọ́dọ̀ abbas pé kó sàdúwà wa kama yatlubu nasu yawm al-qiyamati ash-shafa'ata min ar-rasuli sallallahu alaihi wasallam fil mahshar wani gẹ́gẹ́ báwọn yìí ní wọ́n ṣe síkì lọ́dọ̀ ìṣìpẹ̀ nígbàtí gbogbo wa bá kójọpọ̀ so wọ́n ni ashubhatul khamisa so wọ́n ni ìrújú ẹlẹ́ẹ̀karùn táwọn yẹn fi ma ń bọ ẹlòmí tí yàtọ̀ sọ́lọ́wọ́ ba wọ́n ni innal mushrikina al-awwalin àwọn táwọn ma ń sìn èyí tí ò yẹ yínú èyí tí ò yẹ yínú sẹ́láwọn ẹlẹ́bọ táwọn ànábì bá jà eré làwọn ń sìn eré àwọn náà takó bọ́gíbọ́pẹ̀ àwọn náà àgbáwọlé eré làwọn ń sìn àtàwọn àlìjẹ̀nú àtàwọn ẹ̀mí burúkú sàwẹ́lẹ̀ iná bá àlìjẹ̀nú o so bọ̀ tẹ́ni tó bá tún fẹ́ tó wọ́n bá àlìjẹ̀nú ní wọ́n tó pé òun náà ẹlẹ́bọ̀lù òun náà òun tó mọ́ lólé pé àmàrà àmẹ́ẹ̀ráwà fanad'u unasan salihin àwọn èèyàn rí là ń bí jẹ́máà ṣéhù kìíní kìíní wọ́n èsẹ́ ìyàn rẹ̀ bí àwọn táwà ń bọ́nu àwọn táwà ń dáńtà ń sí pẹ̀lú sọ́dọ̀ wọn nù ẹ má kó wa papọ̀ má wọn àbí làábì so wà láì wọ́n jọ wà pẹ̀lú àwọn àbí làábì ni ta má sì fi kú lórí ẹ̀ wọ́n jọ pé wọ́n dìde papọ̀ ni so lórí ẹ̀ ni wọ́n ni kayfa taj'aluna as-salihina kal ìsìpẹ́ ọlọ́run lọ́dọ̀ bàbá kìíní ó lẹ́sẹ̀ wá sọ wọ́n dà àwọn tán bọ́ látà àti òzá kò jọra wọn ẹ̀yin kìíní yìí ẹ̀yin kìíní tẹ́ ń bẹ láwùjọ yìí so gbogbo wọn sí fẹ́ sọ̀rọ̀ nù wọ́n ní fanakul wọ́n lè sì táwọ́ fún wọn ni pé subhanallah àmọ́ taqra'una al-Qur'an yíwò ka Qur'an yìí ni alaysa al-mushrikuna al-awwalun sáwọn olùṣẹbọ alákọ̀ọ́kọ́

in tí ó lè ní wọ́n lábẹ́ sí ni kò lè sí wọ́n láǹfàní wa yaquluna ha'ula'i shufa'a'una 'inda Allah wọ́n dẹ̀ máa ní àwọn eléyìí ni wọ́n bá wá sí pẹ̀lú ọ̀dọ̀ Ọlọ́run Ọba wọ́n ni wa hum ya'buduna al-mala'ika wọ́n bọ mẹ́lẹ́kà na wa Uzair wọ́n bọ Uzair àwọn àwọn Christian bọ al ìyàrin wọ́n ni faljahili yóò so lọ́mọ o àwọn jahiliya kése pèrè nìkan náà bọ̀ mutafarriquna fi ibadatihim wọ́n pín yẹlẹyẹlẹ níbi ìjọsìn wọn minhum man ya'budu al-asnam àwọn àmì ń bọ àwọn màlẹ́kà àti àwọn ẹni rẹ̀ àtàwọn awliya fama alayhi ibadul quburi al-yawm ibadul quburi al-yawm in tí àwọn olùbọ̀sàárè òní tán wà lórí èyí min jinsi shirkil awwali ìran kan nínú ẹbọ àwọn tó ti síwájú ni alladhina ya'buduna al-mala'ikata salihin àwọn tó ṣe pé wọ́n ń bọ àwọn màlẹ́kà àtàwọn ẹni rẹ̀ wọ́n walladhina takhadhu min dunihi awliya ọlọ́run bá sọ pé ẹ̀rá wọn tí wọ́n mú awliya àwọn olùkọyà yàtọ̀ sí ọlọ́run bá subhanahu wa ta'ala ma na'buduhum wọ́n mọ̀ sọ pé àjọ́sì fún wa illa liyuqarribuna ila Allahi zulfa àyàfi kan bá fi lè súnwà mọ́lọ́wọ́n bá ní ìsúnmọ́ inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun so ọlọ́run bó ní tọ́sọ́nà ẹni tó bá jẹ́ òkúrọ́ tó jẹ́ kéfèrí so ọlọ́run bá pè wọ́n ló kúrọ́ ọlọ́run bá tún pè wọ́n ní kéfèrí pé àní irọ́lẹ̀ ń pa wọn ò sún imọ́ ọlọ́run bá wọ́n ní fala farqa bayna ibadati al-muta'akhirina lil-qubur kò sí yàtọ̀ láàrin ìjọsìn àwọn tí wọ́n wá lẹ́yìn táwọn ń sáré wà ibadati as-sabiqina min al-mushrikin àti ìjọsìn àwọn tó ti síwájú nínú àwọn olùṣẹbọ falaysat ibadatul mushrikin al-awwalin ìjọsìn àwọn olùṣẹbọ aláwọ̀kọ́ kò kéése pé maqsuratan ala al-asnam kéése kó ma lórí ère lásán kama taqulun gẹ́bọ́n sí fẹ́ ma sọ wala ala al-ashjari wal-ahjar bẹ́ẹ̀sì ni kò ma lórí igi àtàwọn òkúta lásán walakin minhum man ya'budu as-salihin sóra yí bẹnu wọn kan sí kí ni tán bọ àwọn èèyàn so látàgán ṣebí látara pé wọ́n rò pé yàn rí náà ni so bí dẹ̀rí ìlú Qur'an so torí pé wọ́n ń bá àwọn èèyàn ohun tó máa ń fọ́bẹ̀ sí búrẹ́dì àwọn èèyàn nígbà hajji so àbí máa ń sọ fún búrẹ́dì àwọn èèyàn wọ́n ní bí dẹ̀rí ìlú Qur'an so wọ́n ní pẹ̀lú ẹ̀rí Qur'an wọ́n ní fa inna Allaha dhakara annahum ya'buduna al-mala'ika wọ́n ní Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó dákọ̀ pé wọ́n bọ mala'ika wa unasa min ibadi àtàwọn èèyàn nínú ẹrú rẹ̀ qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé ulaika alladhina yad'un ẹ̀ láwọn tẹ́ ń jọ́sìn fún yìí yabtaguna ila rabbihimul wasila àwọn gẹ́n wá tí wọ́n fi súnmọ́ Ọlọ́run bá ní àwọn olùmọ́sọ pé ìyí tọ́lọ́run bá fi mọ̀mọ̀ ló gbólóhùn wasila ń bí ní pé àwọn tẹ́ ń jọ́sìn fún àwọn gẹ́n wá wasila ní torí pé àwọn tí wọ́n ń وأطلب منك الوسيلة والشفاعة والنكاوة والكرامة so gbogbo ẹwọ́ <laughs> wọ́n sì máa kàáyí ẹ̀nà ọkùnrin wọ́n ni dalla ala annahum ya'buduna salihin wọ́n ni ó ń tọ́ka sí pé wọ́n ń bọ àwọn ẹni ní táà fi ń wá kásọ̀ ní pé pẹ̀lú kama jọ́sì fọ́nà ọba o subhanahu wa ta'ala àti ma tẹ̀lé so wani wal amru wadih so alamari si clear walakinna al-mughalitat min ha'ulahi ṣùgbọ́n àwọn àṣìṣe látọ̀dọ̀ àwọn ẹni la hasra kò sí òpin fún wọ́n ní fayajibu ala talibil ilmi wọ́n ní ó pẹ̀lẹ̀dẹ̀ lórí ọmọ akẹ́kọ̀ọ́ an yakuna ala basiratin bi hadhihi al-umur kó wà lórí àmàdájú nípa àwọn alámàrí khususan ad-du'ata alladhina yantazimuna fi silki da'wa pàápàá jùlọ àwọn olùgbègbè tó ṣe pé wọ́n ń tora wọn sí bí ojú ọ̀nà da'wa li'annahum sayuwajihuna mithla hadhihi ash-shubuhat torí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn padà bárú àwọn ويعرفوها كسما من أجل أن يردوا على هؤلاء المشبه المشبهين المشبهين الذي so كما في لي kó rọ́dù bọ́ àwọn ẹni yìí àwọn tó sì pé wọ́n ma ń dà nǹkan rú yìí alladhina ahlaku nasa bi shubuhatihim tó sì pé wọ́n ti pa àwọn èèyàn run pẹ̀lú àwọn ọ̀rújú wọn so wọ́n ti kọ́ ẹlòmí sínú ìjọsìn ẹrú ayérayé so ìmá bọ ẹ̀dá Ọlọ́run Ọba ayérayé látara àwọn òrújú ìpé gíní a ní o máa dá wọn pípù yìí lóhùn ó bá sápẹ́ra wọn lálùsún náà gbogbo èyàn láti pé kéfèrí tán náà a ní a máa dá wọn lóhùn bá sí máa ń sẹ́nu wọ́n wá ní wọ́n ò gbà pé wọ́n ò gbà pé Ọlọ́run Ọba ní wàlíyù ni wọ́n láwọn àwọn pípù wọn gbà pọ́lọ̀ níwà rí wọ́n gbogbo àwọn àwùlíyà ọlọ́wọ́ bá wọ́n sì pé gbogbo wọn kèfèrí pátápátá ah, ah, irọ́ ni wọ́lá irọ́ ni àyẹ́ gbà pé àwùlíyà wà dáadáa kílé táwọn afásúnà fi kọtí náà pa àwọn àwùlíyà nínú àkídẹ̀ ṣẹ́kùnrin nínú àwọn kọtá àwọn gbà nìyẹn so but irọ́ ní láàwọn ọ̀rọ̀ ẹ̀ẹ́gbé lára àwọn ọ̀rọ̀ tán tó máa ń ṣe gùn àtọ̀ àfihàn tẹ́lẹ̀ lẹ́sẹ̀ náà rí ẹ̀ òun náà gbàgbọ́ náà wọ́n yá ọ̀rọ̀ jàre kò gbàgbá lè yá ń bẹ kò gbà pé ká máa bọ àwọn ó lè àwọn ọmọ ohun o èyí tó bá tún rí <laughs> wọ́lá yóò àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ dáadáa èyí tó bá tó pàdé tó bá fi sálámà sí ọwọ́ náà sí ó sì di kèfèrí tó bá sì yàwó ní àwọn èèyàn kan ní pé yẹn kèfèrí ẹ̀dàmẹ̀ wò kan so wọ́n fẹ́ sí àwọn èèyàn lọ́nà ni wà báyìí ìmọ̀ àwọn èèyàn lẹ́rú sí bí wọ́n ṣe sọ àwọn èèyàn dídé kú mágo tí wọ́n fi dọ́lọ́ ọlọ́run bá tí wọ́n wá máa sun fún pé ah àwọn pípù yìí dẹ̀ sọ fún àwọn káwọn yóò àmọ́ kábàámọ̀ nǹkan fẹ́ ní ẹ̀ wọ́n ní fa ọ̀bádùn tó ní pé kí làwọn ń bèèrè lọ́dọ̀ àwọn èèyàn sí báyìí àwọn ń bèèrè kẹmọ bàwà òlìyà kẹmọ mú wá kí wọ́n làwọn ń bèèrè àwọn yára owó rẹ̀ ti ẹni ma wá jọ́sì fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo onílàákà ìgẹ́ tó wá lè tó 2 plus 2 pọ̀ pé á ah, ta ló yẹ kó góhun bìlìwù jù ẹni tó ṣe pé kò sí kankan tí ó affect bias rẹ̀ àbẹ́ni tó ṣe pé ìkan bẹ tí ó ṣe kíni tí ó affect bias rẹ̀ pé ah, àílẹ̀ ìfẹ́ gbowó òun ni gbogbo lè látùn kọ́ dídí gbogbo mọ̀lúdí gbogbo ẹ̀ tó òun kóhun sàmówó wá ní tóhun bá lè kọ lẹ́tà sí wọn kóhun ò ní wá mọ̀lúdí òun sì kó 1 million lẹ̀ wà láì wọ́n prefer rẹ̀ fi kó wá lọ kókó 50,000 lẹ̀ lọ so ó lákàá inú yóò mọ̀ tó 2 plus 2 pọ̀ pé ah, àwọn ilé yóò béèrè owó lọ́wọ́ òun ní táwọn sọ ní pé fowó ẹ̀ sápò mọ́kò fẹ́ nìkankan ó yá wá mọ́ jọ́sìn fọ́lọ́ ọba nìkan ṣoṣo wọ́n ni fa'ubadul qubur wọ́n lẹ́ láwọn yàtọ̀ ń bọ́ sáré o yatawakkaluna ala al-amwat wọ́n ma ń gbára láwọn òkú wọ́n ma gbára láwọn òkú àwọn tó ti wà nù sáré wọ́n ma gbára lé ana fi hasbika ya fulan ah mo wà abẹ́rẹ̀ mo wà ilẹ̀ lágbájá o abẹ́rẹ́ mú wa ìwẹ̀ lágbọ́já o wọ́n ni wala yatawakkaluna ala Allah subhanahu wa ta'ala wọn ò ní gbẹ́kẹ̀lé ọlọ́run ọba wala tasma'u min alsinatihim dhikrullah ẹ̀ ní gbọ́lẹ́nu wọn ká máa dákọ̀ ọlọ́run ọba wa innama da'iman kí tó fi pé gbogbogbà gbogbogbà ìtọ́ pé wọ́lá pé gẹ́gẹ́ sí pé àwọn ọlá tó tọ́ pé wọ́lá kìníkan wọ́lá kìníkan wọ́lá kìníkan wọ́lá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́yàn ògbónilá jẹ́yàn so wọ́lá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run <laughs> so gbogbo àwọn àdúrà tí ó mọ̀ lé fún láti mọ̀ sàmí sí gbà mí tó bá ti di pé àwọn tó bá ti ń dọwọ́ àwọn ọlọ́run tó bá ti ń dọwọ́ ẹ̀yìn tọ̀ ẹ̀rọ kàn mọ́ dákẹ́ báyìí ni Allahu <laughs> Ustaz wọ́n ni wà ní nàmà dáìmọ̀n in tó mọ́ ṣẹlẹ̀ ní gbogbo gbà láàjúhùn ọ̀rọ̀ wọn o bí mọ́ yà àbùdúnà hùn min dúnillah gbogbo tó ma ń wí tó ma ń pàdà gbogbo gbà àwọn tó ń jọ́sì fún yàtọ̀ sọ́lọ̀ wọn bá ní wọ́n ni wà yà tawakkaluna alayhim àwọn tó ń gbára lé wọ́n nínú àwọn ọ̀ràn ìjọsìn tó ní agbára jù ní tó ibé èyàn gbọ́dọ̀ protect ẹ̀ tó ti pé Ọlọ́run bá nìkan ní kó wà fún kódà dé àwọn level táwọn èyàn ò kákúndé wọ́n ní qala ta'ala wọ́n lọ́wọ́ bá sọ pé wa 'ala Allahi fatawakkalu Ọlọ́run bá nìkan ní kẹ́ gbára lé o in kuntum mu'minin tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ wa Allah àwọn olùgbàgbọ́ làwọn tó ṣe pé tán bá ti dákọ̀ Ọlọ́run wajilat qulubuhum ọkàn wọn gbọ́n rìrì wa idha tuliyat alaihim ayatuhu tán bá ti ka àwọn àmì Ọlọ́run bá fún wọn zadathum imana yóò lé wọn kún ní ìgbàgbọ́ wa ala rabbihim yatawakkalun wọ́n sì ń gbẹ́kẹ̀lé Olúwa wọn wọ́n in tí wọ́n ń ṣe síwájú nítorí kó bá fi specify fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo so wa ala rabbihim yatawakkalun wa lam yaqul wa yatawakkaluna ala rabbihim wa innama qala wa ala rabbihim yatawakkalun wani fa taqdimu al-jarri wal majrur wani itijaru àti majrur síwájú wa huwa al-ma'mul ala al-aami wani li hasri láti restricted síbẹ̀ yẹn kan ọkọ́sẹ̀ tó lè wá wá sí máìndì ní pé bọ̀ sí lè sí gbogbo wà ló ma ń túnmà rẹ̀ ṣe gbogbo wà tí ẹ̀ bá ṣe taqdim ṣe gbogbo wà ló ma ń túnmà hasr taqdimu ma haqquhu ta'khir so ṣe gbogbo wà ló ma ń túnmà hasr lápẹẹrẹ so bíka afiq ní pé èyàn ń sọ fún yàn bóyá business kan dà yín fọ́ wọ́n ní ìwọ mo trust subhanallah kafarta so ṣe ṣe yíò sọ bẹ́ẹ̀ hmm? Abu Sufyan èyàn ṣe taqdimul ma'mulun bíbẹ̀ náà ni ó sì sọ fún yín ó sọ fún bóyá ẹ̀yin gan bóyá ẹ̀yin gan ló sọ fún látàrí bó ṣe trust yín tó láìkí oní <laughs> bí ká pé ìwọ mo trọ́sì ààyè ah, ah, nìkan náà lóòrùn trọ́sì actually àkílò ah, kọ́rẹ̀ eléyìí ò túnmọ̀ ẹ̀bọ̀ so kò túnmọ̀ ẹ̀bọ̀ so bí i ṣe pé àkílò kọ́rẹ̀ òun kankini yẹn nípa òun kankini yẹn torí pé ìgbà mí èyàn lè ló gan bẹ́ẹ̀ tí ó dẹ̀ túnmà hasro ọ̀yẹ́ so ìgbà mí èyàn lè ló bẹ́ẹ̀ gan tí ó túnmà hasro ọ̀yẹ́ èyàn kàfẹ́ fi kankini yẹn pa ní pé ìwọ̀mù trust ìwọ̀mù trust ọ̀yẹ́ so àbí bẹ́ẹ̀ ni ó gba hasro lérò tó tọ́ but trust yẹn náà trust tó ń sọ ń bẹ̀ yẹn kò tó lẹ́wù tọ́lọ́ kò gbé sí lẹ́wù tọ́lọ́ ọ̀bà tẹ̀bíkà afiq tẹ̀bíkà afiq ní pé ok ìrẹ́ lòun trust so ní pé ìrẹ́ lòun trust ó trust lẹ́n tó tọ́ ó dẹ̀ ń ṣe hasrun tó tọ́ but kò tí gbé ọsí lẹ́bùn tọ́lọ́wọ́n bá pé òun wá láàrin àwọn ẹ̀dá ìrẹ́ nìkan lòun trust so but ara kulli hali náà irú àwọn alfaz bike gẹ́gbẹ́ ìsìnkú túnmọ̀ ẹ̀bọ̀ òyìn tó bá ń dájú ní pé kíyàn jìnà sí i so èyí tó mọ́ ń dájú pé kíyàn jìnà sí kó bá fi lé kíkà mẹ́lì tàwídì yàn bá fi pé ọ̀dọ̀ ẹni kẹ́rẹ́ ni tí ń retí gẹ́gẹ́ sí ah, ah. ẹ̀kùn tí ẹ̀nà bá so lè tí ẹ̀ bá so lè náà pé ọ̀dọ̀ ẹni kẹ́rẹ́ tí ń retí sí o ọ̀dọ̀ ẹni kẹ́mú fọkà sí sí o gbogbo àwọn èèyàn yókù wọ́n ti sọ pé wà tó promise mi ìwọ̀n àgbogbo èèyàn ni mọ́ promise ìwọ̀ promise yẹn rí gbogbo àwọn tó ń promise mi ọ̀dọ̀ yìí kan mo fọkàn sí ìsìn o so sẹ́yìn náà ó kàfà yìí ah kàfà títà so ara so ara bọ̀ síbẹ̀síbẹ̀ náà ọ̀rọ̀ yẹn náksù wà ń bẹ so náksù mọ̀ pẹ̀yẹ kó yẹ mọ́ so báyìí so ìdẹ́fìlẹ́ lómi ìyẹn kó lẹ́yìn àwọn àwàmù rẹ̀ ẹlùmí tó bá ní tawhidi pẹ́tọ̀ lẹ́yìn ọlọ́run aláàbí ọ̀dọ̀ yìí kan mo bóhun ṣe wà ní kò sí kankan mọ́ lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ yìí nìkan ló ń fọkàn sí so lọ́dọ̀ àwọn amùtúnú pé tó tẹ́ tí ò fẹ́ gbẹ́ ní kankan sípò ọlọ́run ọba so èyí máa avoid àwọn ọ̀rọ̀ tí ó máa bí irú àwọn nǹkan máa yẹn so kí tawhid yẹn bá fi pé so kí tawhid yẹn bá fi pé but ala kulli hal eléyìí ò túnmọ̀ ẹ̀bọ̀ so tí ò bá tí ò bá tí ì bá yẹ pé hasuru gbogbo ẹ̀ ló pàlérò kódà kó yìn kúrúdọ̀ ọlọ́wọ̀ ọba náà tí è bá dẹ̀ sí pé lẹ́wù tọ́lọ́wọ̀ ọba ló gbé tẹni ẹ̀ sí so kò túnmà rẹ̀ wọ́n ni aimin sifatihim annahum ala rabbihim yatawakkalun wọ́n ni ok wọ́n ni mithlu iyyaka na'bud wọ́n ni gẹ́gẹ́ bí kí a sọ pé iyyaka na'bud ìbádà yìí wọ́n tí ẹ̀kọ́kọ́ lè sọ yẹn fún ẹnì kankaná tí a iyyaka a'bud ah ayé ìbádà òyìn tí àkọ́kọ́ lè sọ fẹ́ nìkẹ̀kẹ́ náà bọ̀ tí gbá bí nísìnyí wọ́n pé à ìyáka ẹ́ ìyáka ìyáka uhibbu ìyáka uhibbu ìyáka uhibbu so bọ̀ síbẹ̀síbẹ̀ náà ah láì kafalt wà ọ̀pọ̀lọ́síta mẹ́rin Islam ara ọ̀ so ara ọ̀ so kò tí kò tó lẹ́wù yẹn but ala kulli hal so in tẹ́ fi rí nìyẹn ẹwọ ẹwọ ṣe ìhùndàkíkì bí ẹwọ wà tí wọ́n jẹ́ pé ìbádà lọ́wà ń bẹ̀ tó rí pé ìbádà so kò sí bó ti fẹ́ ṣe hásùrù rẹ̀ tó ó ṣe hásùrù rẹ̀ ó ṣe hásùrù rẹ̀ ọlọ́wọ́ bá nìkan ló gbọ́lọ̀ gbé fún but nǹkan tó ṣe pé yes ó tọ́ fún ẹlòmíràn nínú ẹ̀dá level tó low ó tọ́ fún ẹlòmíràn nínú ẹ̀dá so téèyàn bá téèyàn bá sọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe so but nínú àwọn nǹkan tó dájú ní kéèyàn ṣe kí ni kéèyàn jìnà sí àwọn alifáàzù bẹ́ẹ̀ lè kàmáàlì tawhid kí tawhid yẹn bá fi pé so kí tawhid yẹn bá fi pé so ìdá nẹ́bí sallallahu alaihi wasallam fi máa ń sọ àwọn èèyàn lára kó bí àwọn ọ̀rọ̀ yẹn pé eh, laulak laulak tí ì bá ṣe ṣe gbé àwọn nínú sharhu kitabu tawhid ìdíyàn ti Fathul Majid wọ́n sọ pé àwọn àyíwà tí a lè sọ kí ní àṣò tọ́nà tí ó sí kàkà tó sí bọ̀ síbẹ̀síbẹ̀ náà kó mọ́ sọ́nà ló dá àbí laula fulan so bẹ́ẹ̀ ni àwọn wọ́n sàlàyé nínú Fathul Majid dáadáa nípa èyàn lè sọ tí ò ní in tó dájú náà ni pé kíyàn sí kíyàn jìnà sí nítorí kamalu tawhid so wani wani fatawakkulu ibadatun azima wani ìgbáralé Ọlọ́run Ọba ìjọsìn tó tóbi gan ni o wa huwa wa huwa li'timadi ala Allah òun náà ni ìgbáralé Ọlọ́run Ọba jalla wa ala wa tafwidul umuri ilayhi kíyàn sí darí alamari lọ sọ́dọ̀ Ọlọ́run Ọba wa hadha la yamna'u min ittikhadhi asbab ẹlẹ́ yóò túnmọ̀ pé èyàn ní wá ṣe èyàn ní ṣe àwọn míǹsò èmi gbákàlẹ́ lọ́wọ́ bá rí ẹláwọn náà bá mi sọ̀rọ̀ sí kankan so ìtí ìṣẹ́tán so wọ́n ní al-asbāb an-nāfi'a àwọn míǹsì tó ń ṣàǹfààní ìgbẹ́kẹ̀lẹ́ lọ́wọ́ bá túnmọ̀ pé kó má tẹ́kà àwọn míǹsì ma'a tawakkuli 'ala Allah èyàn yóò wá ṣe kíni òun yóò kó alámẹ̀rí méjì papọ̀ ọlọ́wọ́ bá sọ́nù Qur'an nínú suratul Baqara ọlọ́wọ́ bá ní innal ladhina amanu walladhina hajaru wa jahadu fi sabilillah ulaika yarjuna rahmatallah ẹwọ́yà innal ladhina amanu walladhina hajaru wa jahadu fi sabilillah ulaika yarjuna rahmatallah àwọn tán gbàgbọ́ tí wọ́n ṣe tán jagun sójú ọ̀nà ọlọ́ọ̀bá àwọn ni wọ́n rán kan àánú ọlọ́ọ̀bá ẹwùn kẹ́ àwọn tí wọ́n tẹ́kì àsìbáàbù àwọn ni wọ́n rán kan àánú ọlọ́ọ̀bá torí pé àwọn náà mọ̀ pé àà kí nìdí tó ṣe pé àwọn tí wọ́n tẹ́kì àsìbáàbù àwọn ni wọ́n rán kan àánú ọlọ́ọ̀bá ìdí ni pé wọ́n rán kan àánú ọlọ́ọ̀bá tọ̀tọ̀ wọ́n mọ̀ pé kò sí bá wọn ṣe lè ríṣì àánú ọlọ́ọ̀bá yìí àyàfi wọ́n wá ṣiṣẹ́ but despite iṣẹ́ tó ń ṣe yẹn náà wọ́n yìí ran kan pẹ́tọ̀ bóyá ọlọ́wọ́n bóká yóò wà ní sí àwọn náà tó ní pé kó mú sábàbù gan wọ́n ò mìí so kó mú sábàbù wá kò mìí wàláhì tó bá yí pé iṣẹ́ lówó ni so lágílágí kò bá lówó jù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ so but sábàbù sábàbù Ọlọ́run subhanahu wa ta'ala so àkílùkọ rẹ̀ bí yíò ṣe gbọ́ yé nìyẹn o so ẹni tó bá ní tàwákùlù gẹ́gẹ́ ni ó ṣe sábàbù látara ìgbẹ́kẹ̀ lọ́lọ́wọ́ ọba rẹ̀ ó mọ̀ pé bóhun ṣe ìtọ́nà ọbó kọ fún òun náà ni ó kọ fún òun wọ́n ni la ya'khudhu tàwákùlà faqat wọ́n ni kòkàn ní gbẹ́kẹ̀ kòkàn ní mú tàwákùlù lásán pẹ́tọ̀ ara aláwọn òsì kẹkẹsẹ̀ wọ̀yá ń se, àwọn èèyàn tí a máa bẹ̀rẹ̀ dáadáa èyí pé kò níṣẹ́ tí ń ṣe kódà ẹlòmí wà tó ìpínyàn mọ̀ pé mosque ní ma dó sí gbogbo gbà so mosque ní àwọn súfí ni àwọn súfí jẹ́ mosque ní ma dójú sí gbogbo gbà but tẹ́ bá wá sàkíyèsí náà tẹ́ bá dó sí mosque yẹn ó wà tẹ́ bá táwọn yẹn bá wọlé báyìí tẹ́ bá ń lọ báyìí so èyí tẹ́ bá gbára gbogbo yóò kàn skópa àwọn so eré yóò kàn dọ́gbọ́n mọ́ ṣiṣẹ́ mọ́ gbóòrò àwọn èèyàn lélẹ́ so ó ń bẹ̀rẹ̀ àwọn èèyàn tó àwọn mọ́sùkì wà tó pé àwọn mọ́sùkì wà tó yẹn mọ̀ dáadáa nínú gbòòrò nínú lọ ládá àwọn yẹn mọ́ dó tí wọ́n ní jáde ara tí wọ́n ní fẹ́ kó gé ara pé pé wọ́n ma ẹnu yóò ma pariwo yóò ma ṣe gbogbo kọ́lá ìgbà ẹlú yóò tún mọ́ yóò máa àsìkò tẹ́bá fẹ́ dìde tí ó fẹ́ jáde ìlú mọ̀ ní ìwáyé ọlọ́run kẹsà fi wọ̀dọ̀ ọ̀hún pé kó wá mú kan wá tó bá mú kan yóò wá ṣẹ́rí àwọn èèyàn báwọn wà láì kẹ́ mọ́ fún wọn kankan tó gbé yìí fún èèyàn báwọn kankan ní ọmọ fún ní so bọ́ dàbí àwọn àtọ̀bí lókọ̀ mọ́ tí ó fi ṣe fàárí pé àrà níbi tóhun tó ti ń ṣe kìní gan òbí náà mọ́ tí mú wá fún un abákan ló wọlé díò ní lókó 5,000 lẹ̀ 5,000 fẹ́ lẹ́yìn òṣèré ó lè náà láàrin ọdún kan wa yuhmilu al-asbab an-nafi'a wala ya'tamidu ala al-asbab bákan náà yóò ní gbẹ́kẹ̀lé àwọn asbab nìkan wa yuhmil at-tawakkul yóò wà nẹ́gẹ́ fi tawakkul so gẹ́bà àwọn yẹn sí máa ń ṣe pé ẹ̀ ẹ̀ tó tọ́ ọlọ́run náà ni wọ̀ so wọ́n ti tọ́má ti kọ́kọ́ sọ yẹn tán tọ́má ti kọ́kọ́ sọ èyàn tán báyìí gbogbo tán bá fi sọ lẹ́yìn báyìí ò ní kírun ní pé aláì ah àfá ọlọ́run ní gbogbo nǹkan tó tọ́ ọlọ́run ní gbogbo nǹkan tó tọ́ ah, ah, ó kẹ́ ń sọ ni fún registration lásán so but ìwọ yìí náà ni tó bá dásìkò tí business bá kọ́ mẹ́fẹ́ ò ní kí tó bá gbàgbọ́ lọ́run tó tọ́ ni ó fi ọjà ẹlẹ́ lọ kírun bẹ́ẹ̀ àbígbà míì náà tí a máa fẹ́ make àwọn decision kan láìfẹ́ táwọn òbí bá fẹ́ dá sí hmm, eh, ọlọ́run ní tó tọ́ ó mọ̀ pé mi náà ò bá mi kèfèrí sọ lọ́wọ́ ní tòótọ́ àmọ́ gbogbo ẹ̀ náà bí i bá tún gbẹ́kẹ̀ lọ́lọ́ sórí gbogbo àmọ́hun so àmọ́hun láàkín so wọ́n fi wọ́n fi wo gbogbo nǹkan tó ti síwájú nù so wọ́n fi wo gbogbo nǹkan tó àmẹ́yẹ náà máa ń ṣe ni kò sí tó ṣe kò ṣiṣẹ́ báńkì kò sí tó ṣe báwọn èèyàn náà ní <laughs> tún dápa ẹnìkan fún ọdún tí wọ́n fi tí ó wọ́n fọ́ lórí pé ah wà fáà afáànú báńkì tí ń ṣiṣẹ́ ìdí ṣiṣẹ́ báńkì tí ó ti tọ́dún mẹ́wàá àwọn asẹ́sì gbígbà jẹ́ ẹ̀wọ̀kẹ́ ẹgbẹ́ ó ti kọ́lé ó ti níyàwó ó ti lọ́kọ mọ́lù mẹ́ ẹ̀ẹ́bẹ́ ẹ̀yìn ọlọ́run nìyẹn ń gbẹ́kẹ̀ ní tòótọ́ àwọn kò túmọ̀ pé kó máa wá ta wórówóró ṣòfò gbogbo àwọn ọ̀rọ̀ tó fi mọ́ ọ̀bọ̀nú jẹ́ gbogbo ẹ̀lú wọ́n sọ wọn orúurú ń tà yìí kọ́ mọ́ yọ ìgáde so gbogbo àwọn jagbajagba yìí so so òun mú sábàbù náà ó ń ṣe sábàbù bọ̀t lọ́rọ̀ tí wọ́n sábàbù yẹn náà làwọn ìgbẹ́kẹ̀lé ni so sábàbù yẹn làwọn ìgbẹ́kẹ̀lé náà fẹ̀mí sí bọ̀ wọ́n máa sọ wípà pé àwọn náà ò yọtọ̀ náà kú bọ̀ wọ́n kàn ń sọ yẹn fún registration ni wọ́n ni wala ya'tamidu ala al-asbab wa yuhmil at-tawakkul bal yajma'u bayna al-amrayn hadha sha'nu al-mu'min wọ́n lè ní a ìṣesí mu'mini o so jẹ́bọ́ sí jẹ́ insha Allah ó ṣe wọ́n سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله